ọba tó ní ọdún yọ̀wọ́ dá báyìí ọlọ́run bá ń sílẹ̀ ọlọ́run tó jẹ́ jẹ́ dá báyìí bẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ lọ́kùnrin lóbìnrin pẹ̀lú ìjọba àlọ́sàdúrà fún àwọn àgbàfà ìmọ̀ dákọ̀ nílọ́kọ̀ọ̀kùn àti olóògbà bẹ́ẹ̀ gbogbo ìdá ìdá mọ̀ká mọ̀nà ọ̀dá àdájá àgbègbèfà àti záwí àyè kíwẹ́ ọlọ́run ọ̀nà ọ̀dá àdájá iná ọkùn tẹ́lẹ̀ ti ilé ìjọba tuntun tí ó tún lé ọlọ́jọ́ tùgbàbọ̀ ọlọ́jọ́ Yẹ̀rẹ̀ ọmọ kẹwẹ̀ ẹ̀yà jùkú ní jẹ mọ́m bẹ̀rẹ̀ àti farabalẹ̀ sílẹ̀, Bismillahir Rahmanir Rahim. As-salatu ala nabi, as-salamu ala nabi, as-salatu ala nabi, الذي صلاة على النبي حق ويا جوي صلاة على النبي يا جوي الصلاة على النبي السلام الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام

جمع قوم جمع قوم صلاة على النبي السلام عليك شكوع صلاة على النبي السلام عليك شكوع صلاة على النبي الصلاة على النبي وتهضم الصلاة على النبي صلى النبي الصلاة على النبي Lórúkọ ọlọ́run ọba tó kí ayọ́ ọba tó kí ọmọ ẹjùkọ́ ìwọ̀n yìí jòkó ẹgbọ́ tí yọ́ jẹ́ fún ni ẹgbá jòkó ẹnu tí ẹ̀ta bá rí sọ àbìkòrò lẹ́sìn ni tẹ́lẹ́fún jọmọ́ alkùnrin ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على ذرة صوت محمد الذين آمنوا آمنوا بما نزل على وما نزل على محمد آمنوا آمنوا بما نزل على محمد وهو الحق من ربهم أولا يروا سيئاتهم وعدل ما لهم ẹran ọgbásí kò ti máa nílá ọ̀rọ̀ tí kí ní máa wọ́n lọ́dọ̀ ọmọlúwàbí tó bá tí náà lọ́dọ̀ dídí alẹ́bí náà mẹ́nu ọlọ́dún àwọn tó gbọ́nà gbọ́ wọ́n sì ń pé ìlú ò ní bàjẹ́ lọ́wọ́ tàwọn ayé ò ní bàjẹ́ àdúgbò ò ní bàjẹ́ mẹ̀lẹ́bí ò ní bàjẹ́ lọ́wọ́ àwọn wọ́n wá gbọ́nà gbọ́gbẹ́ tó problem táwọn bá rí lára ẹbí àwọn tàbí jàndàbì àwọn òní jẹ́ bí ọgbàjẹ́ lọ́wọ́ àwọn wà mẹ́nu ọ̀rùn bí mẹ́rọ zílà aláàmù ọ̀hánbẹ́dẹ̀ wọ́n wá tẹ ìmáni pẹ̀lú wà tí tí wọ́n gbọ́ wọ́n tẹ ìmáni pẹ̀lú tàùsírì máwẹ̀ tí wọ́n gbọ́ wọ́n tẹ ìgbọ́lọ́gbọ́ pẹ̀lú àtàlátù tí wọ́n lọ àti ojúbà

Ọgbọ̀n lómi ni òdodo. Wọ̀n yúti ilá àwọn rọ̀súlà. àwọn àtíwọ̀ ti lò àmọ́ alákọ̀ọ́yà. Àti ìjẹ́ ti tẹ́ ìjẹ́ ń tàtàlásì ẹ̀ẹ́dẹ́ lọ́wọ́ àti sáré pé àrẹ̀sẹ̀wọ̀ yìí túnmà ní ẹ̀sí ti bò nílá ọwá kúrò àti kàtà afẹ́fẹ́ iná tẹ̀lé o àti ọ̀rọ̀ rẹ̀ ṣe ẹ̀rọ tún tẹ̀lé tọ́lọ́run nínú owó tí ọmọ kọlù ní àtẹ́tẹ́ iná ọmọ kọlù láyé ọlá ọmọ kọlù nǹkan kan ọmọ kọlù wá bí nǹkan bá kọlù wá ládánwò ayé bí ààrẹ o sì fẹ́rẹ́ bí gbèsè bí ìbànújẹ́ lórí ìyàwó bí ìbànújẹ́ lórí ọkọ táà máa ń bẹ̀rẹ̀ náà pé ọ̀nà oníwà agbàgbà tí ń fi ìgbà tí ń solúsàn báyìí àti òlà lásìkò tó lé ẹ̀rọ jù tẹ̀lé tọ́lọ̀. Dáadáa jẹ́ ti ṣe ẹmọ́ torí pé sòrò kan dé kẹwa kọ́ ti kápẹ́ ìgá lọ́gbọ̀n mẹ́gbẹ̀ẹ́ wá bá ogbó ṣe ń jẹ́. Nítorí ṣe ìtàrẹ̀,

ilé náà fẹ́ wó ó ti bẹ̀bì sí ilé ìjú bàbá àwọn sinmi lọ́wọ́ bọ́lọ̀ ń fẹ́ lọ́kùnrin kan bá dílọ́bá bàbá tẹ́lẹ̀dẹ́dẹ́ bàbá ìdíjẹ́ ilé ìfẹ́ wó wàá bá dìde tó bá tàbí tẹ́tẹ́ ìdílé bá ṣe gùn ilé bá wó lóòtọ́ ẹ̀dọ́kùn èyí ó dúpẹ́ fẹ́rú ẹ tó ṣe bẹ́ẹ̀ pé kò jẹ́ kíkà náwó ní àbá àdídúpẹ́ fún bàbá wá ń dúpẹ́ bọ́kùnrin pé ọmọ àwọn ṣe ń tọ́ jẹ́ ní ń dúpẹ́ lọ́wọ́ ní àìmọ̀ ah, òunlẹ̀ dúpẹ́ ẹ̀mọ̀ òun ọlọ́lọ́wọ́ ọlọ́run ni tẹ̀tánì àbáyà oṣù bèèrè òun ọ̀fẹ́ pé ó kú náà wọ́n rí fóun pa ìran àtàwọ̀ rẹ̀ jẹ́ tó kù lẹ́yìn الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول jẹ̀mọ́ ẹ̀dákun ìyàwó wọ́n máa ṣẹ̀wá ọkọ wọ́n máa ṣẹ̀wá òbí wọ́n máa ṣẹ̀wá ẹbí wọ́n máa ṣẹ̀wá ọmọlẹ́yìn wọ́n máa ṣẹ̀wá ẹmọ́ bínú yarí pé ẹgbà nǹkan jẹ́ torí tẹ́ bá ṣe kàǹkan jẹ́ ẹgbà mú ní jẹ́ ẹgbà rẹ̀ jẹ́ nù ní ọdún Orú àbọ̀sẹ́jú lè gbé àwọn ìlú látúrú ti ló àmà ilẹ̀kùn. Àlébì bẹ́rẹ̀ ní ọkọ̀ sí ìmùsùlùmí lẹ́pọ̀ tó bá ìwọ́n níbẹ̀ ni, àtàdìlú na mẹ́lì mọ́flẹ̀s. Ǹjẹ́ ìmìnì tó jòkalẹ̀ bí táyà, àwọn sàábé bá ní alìmọ́flẹ̀s sí náà yóò mẹ́ kìíyàmà. Ẹn tó jòkalẹ̀ bí táyà láàrin wa, yóò wà ní alìkìíyàmà. Lẹ́ẹ̀sọ̀lẹ́ Àlẹ́bì ni à eléyìn òjò kan lẹ́rọ. Ẹ̀mẹ́ tó jò kan lẹ̀. Òtútù mọ́ ni. Tó bá jẹ́ àrùkẹ́ àmà ìrún rẹ̀ ó pè ìrún rẹ̀ pọ̀. Bàtà rẹ̀ náà pọ̀. Ó dà ń lọ ájì lọ́dọ̀

ìgbà wíwá. Ìwà rere pẹ̀lú ẹ̀sìn kọ́, àwọn lè bá rún wá. Àwọn rere pẹ̀lú ẹ̀sìn kọ́, àwọn lè bá rún wá. Ọlọ́run lè gbà wẹ́wá. Ọlọ́run lè wà bàbá wa. Ọlọ́run lè gbà ákì wa.

Ààrà lè rí kó ń tá fẹ́ kó sí fún àwọn ọlọ́ndá kò ṣe gbogbo ń tá rẹ̀ kó sí fún wa lákùn ní ẹ̀sìn tẹ́rẹ ara. Allah, Allah, Allah, Allah. àwọn alágbàrá tó ti bọ̀ wí dáadáa rí. Ọlẹ́bàmgbé láàrẹ́bàmgbé, ṣé sí ẹ̀yẹ láàrin ìta náà. ولا عاملة ولا عاملة ويبقى بقى سبحانه كما مذاكرة لا تزال في الكريم الحمد لله ولا ولا بشر إلا من رشد ولا حاجة من رجل يا عمر الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم ولا قرجلت ولا تلسك رايو سوا àmọ́ gbogbo ẹ̀yìn ẹ̀rẹ̀ tí ẹni ọlọ́run tẹ wà bí tẹ́ gọ́wà sí àti àbẹ́ ẹ̀gọ́ ẹ̀mà gbọ́ẹ̀sọ fún aláwọ̀ ọgbọ̀rù ẹ̀rọ àbẹ́kẹ̀ẹ́ tẹ́ tó ní lárí wọ́n ní aṣojú tẹ́ ní ọ̀pọ̀